Ajọ́ta ìsù ni, ajọ́ta ìtàájú ìgbé ni, ọlọ́run ti sọ níwájú lọ́wọ́, wọ́n wá síwájú ọ̀hún, àtẹ̀wọ́n lábí ẹ̀bẹ̀lẹ̀ àwọn àṣíwájú ọ̀hún, àwọn tí ń jẹ́ aláìkòsí àwọn tó lúyàwó wọn lẹ́jọ́ jìyà àwọn tó wá jẹ́ lèrè náà àwọn tó lúyàwó wọn náà lẹ́jọ́ rí ìkẹ́ يجلسون فيها يجلسون فيها على سرر يقابل بعضهم بعضا láìjẹ́nà láàjọ kó kí kálùkó kí ṣe ara ọba ẹ̀ omi wò ó. láìjẹ́nà láàjọ kó kálùkó kí ṣe ara ọba ẹ̀ omi wò ó. àmàríra wa nínú ìdùnnú sí kìí ṣe rí ìbànújẹ́. nínú ìdùnnú sí kìí ṣe rí ìbànújẹ́. يطوف عليهم ولدان بناء فيه شراب منابع جارية لا تنقطع àwọn ọmọ kéèkéèké àlìjẹ́nà ọmọ kéèkéèké àlìjẹ́nà lọ́kùnrin lọ́kùnrin wọ́n ní ọmọ asáàbúwa àwọn ọmọ asáàbúwa nínú àwọn tẹ́lẹ̀ rú tí ọmọ tẹ́lẹ̀ àlìjẹ́nà náà nínú àwọn tẹ́lẹ̀ rú tí ọmọ tẹ́lẹ̀ àlìjẹ́nà náà yáárí ẹ̀sùn tí ọmọ tọ̀lọ́tà máa rí báyìí tí ọmọ tọ̀lọ́tà máa rí báyìí àti nífẹ̀ẹ́ tẹ́ omi àti nífẹ̀ẹ́ tẹ́ omi wọ́n ti páìpù gbogbo tí wọ́n ti wà nù páìpù gbogbo ẹ̀ ti wà nù páìpù wọ́n ti rọ kìrìkà àlìjẹ́nà ó ti rọ kìrìkà àlìjẹ́nà alábẹ̀fẹ́ kì í so alábẹ̀fẹ́ kì í so alábẹ̀fẹ́ kì

لتفيها غالبة في دار تأخذهم على ذبرة كيفيك هوا مطيرين فوا أموكا نوروا أموكا وكوي أموكا سوكو سوكو سوكو ولا هم بشربها يذهب عنهم شيئا فشيئا ìwọ́n ti kíkà mọ́ tẹ́kílà káyọ̀ sá lọ káàmọ̀ mọ̀ta ti mọ́ inú omi àrìjẹ́nà kò ṣe ń jẹ àrìjẹ́nà وعند هؤلاء المخلصين في الجنة حوات طبعا على طبعا على الإفراح وما جنة وابدأ لك

يشل العمون حسانها كأن قاغرات الطرف حيث النعام ọ̀rọ̀ yẹn ni pé ojú wọn ojú àti olóòlò ẹ̀yìn tó rẹ̀ jáde nù ẹ̀bí ẹ̀ bẹ́ẹ̀dì wọ́n ti nílò àlọ́sọ́ lẹ́bí a ṣe ní àfihì àfidá àbùbù wọn pẹ̀lú ìyẹ́ ọmọ ìyá àmàlẹ́ Fọ́lámtánà sọ́mù láìrí. Àká gbogbo ẹ̀yìnà pẹ̀lú yẹyẹ tọ́kàn débẹ̀. Fọ́lámù sí gbọ́nà bíbá. Orin eérùkù kan sì bú sílẹ̀. Gbogbo nẹ́tì ni eérùkù kan kò sí wọn lójú. Eérùkù kan òjú sí wọn lójú. Èéfì kan òdúdú ojú wọn, ojú wọn ọ̀pọ̀n, bẹ́ẹ̀ lójú wọn ò lé bẹ́ẹ̀ ọmọ bí àlìjẹ́nà ká tọ́jú kalẹ̀ fún mọ́mì ní. Pàpàbánà bá dúnà ọ̀láyìn mọ́kúnlásí ìnà alábábí ẹ̀tọ́ sáàlù náà àhárí. Wọ́n mọ̀ wá bèèrè lọ́wọ́ ara wọn lórí kọ̀ndíṣàn tí wọ́n ti gbé láyé pé ẹkù wà láwẹ̀, ẹkù wà láìsùn, ẹjẹ́ ọjọ́ máa pàdé lọ́tọ̀lá tún lọ́kọ́. Ajọ́ máa pàdé wọ́n àti mẹ́rin. Ajọ́ pàdé wọ́n àti mẹ́rin. Ajọ́ máa pàdé tọ̀ sí rí. Ajọ́ pàdé tọ̀ sí rí. Akẹ́rọ Ọ̀tẹ́ ìfàdánù ti dùníà. Wọ́n máa bẹ̀rẹ̀ pé wọ́n lẹ́kẹ̀ẹ́ pé wọ́n ni wọ́n ti ráyé sí, ọjà agégi táà máa náà, ọjà amúsíhùn, àti gbogbo wà àti táà máa lọ́lú lórí àlọ́mọ̀ lórí nílọrin, ní Kánò, ní Sókótó, àlọ́jọ́rì, àlọ́mọ́kà, àlọ́ pọ́ọ̀lọ́ ti rí sílé ní. Ọ̀lá tó ń lọ ní ìdàdà ẹlọ súrátù dára rí ẹlọ́rọ̀ ti ròyìn àdìjẹ́ náà ìrọ̀lọ́ bí i bẹ̀ wọ́n tí wọ́n pé mú tẹ́kì iná bí ara ikí lára ọ̀nà bí i àtẹ́mùsáwọ̀ lẹ́ẹ̀zẹ̀mù àrírọ̀ wọ̀dá ni àtẹ́ وذللت قطوبها تذليلا ويسعوا عليهم بآلية في جزء وأكوابه كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا قول فيها كأسا كان مزاجها فجميلة عينا فيها تسمى فالسبيلة ويطوف عليهم ولدان وخلدون إذا رأيتهم حسبتهم عمرا مأمورا فإذا رأيت ظنائك العين وملكا كبيرا عاليهم ثياب سندس عاليهم ثياب سندس وخدر وإن سبرق وملوا أصابر من فتته وفقاهم ربهم سرابا قورا هذا كان لكم دفاعا وكان فأجقا فشكرا Ọlọ́run ní ẹgbọ́, pàlìjẹ́ ní ó ti rí ní ọjọ́ tó dẹ̀mẹ̀rí. Àwọn ọmọ àrìjánà Mọ̀tàkìlínà fi àlà àrá ìkì. Ẹ̀yọ́n tí mú tó ti gbé pé bàbá kan ń tó ti ẹlẹ́nu nì. Ọlọ́run ní á dáàbò bó àwọn ọmọ mi ní aláwẹ̀, àwọn akíhun, àwọn àtẹ́ìtùn níbi aburú ọjọ́ ìkìyàmà gbogbo aburú nọ sàárè. Wọ́n ní aburú kàzáàtì wọn ní rí aburú bí dáàdì sẹ̀sẹ̀rọ fẹ́ kò ní kàn wọ́n aburú gbangbo ọlọ́run kò ní kàn wọ́n bí kí agbọ́wà wà ní jẹ́ Pẹ̀lú ojú tuntun pé Nàìjíríà tẹ́ àrùn àṣòro rà, Nàìjíríà tẹ́ àrùn àṣòro rà. نذرة وسرورا نذرة وسرورا نذرة وسرورا لا قول فيها نذرة تحية وسلاما على قوم نبيا تحية وسلاما تحية وسلاما تحية وسلاما وإلى قوم سبيلا تحية وسلاما وجزاهم بما صبروا جنة وحريرا. Àwọn ẹ̀sàn mọ́lẹ́sàn sùúrù pẹ̀lú àlìjẹ́ náà.

Ọlọ́rẹ̀dà wọn ríra wọn ti rí ọ̀kẹ̀lẹ̀ tí ó tútù. Wọ̀dánìyàtà àrí ìrùnù bí láàrùn ààrẹ máa jọ̀kó máa ìjẹ́nà náà ní ògìgì tí ọmọ wá látara di alágídùn yọ́ àrọ̀ bẹ̀rẹ̀ ọ́ bá wọn ní ilé. Wọ́n tó lè láti kó tó fún wa bẹ̀rẹ̀ láàrùn. Alájọ̀kó láti jẹ́ lábájú ló ń ga apple sí ìlú méje apple news wà bọ́ sí wà lẹ́nu dáníyàtà náà alẹ́ yìí ń rí làlúwà àwọn ẹni tó tún di àjẹ́nà tó lè tó lè rí dáníyàtà náà alẹ́ yìí yóò sì wá tọrùn wọn náà jẹ́nà wá bá wọn mẹ́ wọ́n tún lè láti òtù fún wa kò tún ó bọ̀ jẹ́ gbé ọ sókè wọ́n máa kán di táwọn ẹgbọ́n tàà kán lẹ́yìn tàà kán lẹ́yìn kò ní ìzẹ̀lẹ̀ láti jẹ́ náà wọ́n yí sọ́rọ̀ ọ̀rẹ́ ìrìnbí ààlè àti ìrìnbí àwọn ife múmi ní jẹ́ àníyà àwọn náà ní jẹ́ kan asù ó tóbi jù àwọn lọ sí kọ̀ fẹ́yàtọ̀ fún ẹgbẹ́

kọ́ọ̀bù tó wá ti gbàǹgbà ju káàsù lọ káàsù tó tóbi ju áníà lọ áníà tóbi ju kọ́ọ̀bù lọ kọ́ọ̀bù tóbi ju káàsù lọ ó ti rí nù áníà igbá ńláńlá ni òun tóbi ju káàsù lọ káàsù tó tóbi ju kọ́ọ̀bù lọ ó ti rí nù rẹ̀ Láàrín ẹ̀kùkọ̀ wá ìgbò láti ṣe a ma rí omi inú ẹ̀ yóò ní dúdú wọ́n rí rámi fi dọ̀tí àtẹ ìgò náà látara bàdákà ọjọ́rò ha tẹ̀gẹ̀dẹ̀ ọlọ́run ti pèsè ẹ̀kàlẹ̀ ní tí Níjẹ́ sájàbílà tí máa mú ọkàn kílíà tí ò ní jẹ́ kí ọ̀fẹ̀kẹ́ ó múyàn. Ẹ̀rí lórí ọ̀fẹ̀kẹ́ tí rùn lóòmí ìjọba ti mú sájàbílà nìsìn yóò kí ilẹ̀ rẹ̀ àtàlẹ̀ mú. Àwọn sájàbílà tàìjẹ́nà kìí ọkàn àwọn agbádùn ni ó sì mọ̀ lálàáfíà. Àìyàn ọ̀rùn bí i àà tútà mọ́ àtàlẹ̀dẹ̀bílà. Àìyàn ọ̀rùn bí i àà tútà mọ́ àtàlẹ̀dẹ̀bílà. Àìyàn ojú ojú sẹ́rù kan, ìtẹ́lẹ̀ odò kan bẹ lálìjẹ́rùn-ún tó sáàmà tàǹsàbílà, á tún ma mú tó yàtọ̀ fún tàǹsàbílà. Tàǹsàbílà òun ń lọ gẹ̀rẹ̀rẹ̀rẹ̀ nínú tútù lọ́nà ọ̀fọ́nà bí ìgbà tí ìyàwó kọ́ fẹ́ jẹ oúnjẹ tí wọ́n mú kí ní fún ẹ ṣórówà yọ́ kọ́kọ́ ti jẹ́ kí ìfún ọ̀rọ̀ kí ẹ̀dọ̀ ọ̀rọ̀ òkèlè tó bá gbé sí kò ní ní bírèkì yọ́kùnmọ́ Wàlàdúrùn-ún àlẹ́yìn ìdáàlùmù mukhalladun ìjọba àjòkó sí ìrẹ̀lẹ́ ni àwọn kéèkèé àìjẹ́nà ọmọkùnrin wọ́n mọ̀ kìríkà wa mukhalladun àwọn tí ó mọ̀ bẹ̀lẹ́ lẹ́ ọmọ tí ò dínkù wọ́n èé dàgbà àwọn kìríkà wo èjì wọn ọ̀ndà 12 13 14 15 pẹ̀lú jù bẹ́ẹ̀ Ida, ìdá ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀dógún òun ni èjì wọn wùlìdánù ni wọ́n ọmọ kéèkéé ni wọ́n ọmọkùnrin sí ni wọ́n torí wùlìdánù lọ́rọ̀ ní mọ̀kànládùnà ní wọ́n ti wà pàánù mú èyí dàgbà sí wọn kéré sí wọ́n sì ní kú ni àwọn kan náà àkọsílẹ̀ wọn ní ẹ̀yẹ́ ni irun rẹ yóò dọ̀mọ̀ kan ààwẹ̀ ó dì kan sàkà ó dì àzíkiri òkè kan alìbáàkì yàtò sọ́lẹ̀ áàtù tẹ̀sìlẹ̀hàt tàhmìdáàt tààlìláàt tẹ̀kùbìráàt àwọn ọkọ̀ ọlọ́pàá ṣe yóò di ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ́dà tàtàwọ́lẹ̀ nínúhà al'arọwáhùn mẹ́lẹ̀kìyà torí láyé náà tàwà yìí pàmà ní àzíkiri tó bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ mọ̀ fi àwọn àzíkiri ń dá àwọn màláíkà kéékèèké tí wọ́n tẹ̀lé wa káàkiri láyé yìí náà bàbá yọ akú tán tẹ́wọ̀n náà wà kú ní wà ní wọ́n pa wọ́n pọ̀ wọ́n sọ wọ́n di wùlè dáánú mọ̀kànlẹ̀dọ̀ ìdá àrà àìtàhùn àfẹ́bẹ́tàhùn lúkùn àrùn àrùn àrùn àrùn àrùn kò ní sí búlọ́ọ̀kì ń bẹ̀ kò ní sí rẹ́ẹ̀dì ń bẹ̀ gbogbo kọ́lọ̀dì ni wọ́n mọ̀ jáde lára wọn inú wọ́n mọ̀ tún pé àwa náà ni wọ́n àwọn tẹwà nìwọ̀n yí wọ́n mọ̀ tọ́jú wa ìlera láàrin ìta ohun وإذا رأيت ثم رأيت نئما وملكا كبيرا إذا رأيت بغة يا ممود ولل الجنة فهما أنا مجي لنبكي أنا مجي لنبكي إذا رأيت ثم رأيت لكن ثم كما جاء في الحسبي ثم رأيت ثم رأيت ثم رأيت ثم ẹwà ké ní súnmọ̀ arúgbìlátínú ẹwà ké ní sáàmọ̀ ẹ zọ́rfù makáàlù zọ́rfù nìyẹn ìdára àìta sáàmọ̀ ìdára àìta hùnáàkà tẹ́ẹ̀rá yíwọ́ lọ́ọ̀kan báyìí sáàmọ̀ lọ́ọ̀kan ní sáàmọ̀ tẹ́ẹ̀rá ó sáà ní pátíà àwọn ẹwà ké ní súnmọ̀ átàfínú ìdára àìta tọba kọ́kọ́ lò ó ọ̀tọ̀ ní kọ́lọ̀dì tí ó mú wa súnmọ̀ àìsà tọba tó tún wò ọ̀tọ̀ tó ní kọ́lọ̀dì tí ó mú wa nàíyí máa ń rọrùn wà mú ilẹ̀ gáàrùn

ojú àlàáfíà tó mọ̀ pé tó bá rí ọmọ rẹ̀ ìwọ̀ ìyá àbọ̀ orílẹ̀ àbí ọmọ náà rí bàbá rẹ̀ àbọ́mọ náà rí bàbá rẹ̀ ẹ̀bá rẹ̀ ní síra rí bàbá rẹ̀ ní síra rí ẹni dáadì wọ́yọ̀gbọ́n ní nǹkan ni wọ́yá ìfẹ́ àtinúwá láti mi dájí mi dájí mi ojú kanù ojú kanù olè ọyàtọ̀ bójú ọrẹ́ ọyàtọ̀ bójú ọrẹ́ ọyàtọ̀ bójú mọ́sùmọ́ mi wọ́n yàtọ̀ bójú pé bí pàmítọ́mọ náà ó ti tọ́bá ìgbà bẹ́ẹ̀ ní ẹ̀. wọ́n yàtọ̀ bójú pé ní pàmítọ́mọ ní àyè yóò pàdé ọgbọ́mọ ní kí ó ṣe lórí ìrọ́wà lè jẹ́ ọ̀pàdé ojú burúkú nù ní ojú pé ìkan ṣe ní ojú pé ìkan ṣe ní ebi ń pa ní ebi ń pa ní ara ní mi ara ní mi náà ọmọ àìjẹ́ náà orí bá wọn ọmọ àìjẹ́ náà orí bá wọn àìsàn mara àìsàn láì mọ́ wọn mọ́lẹ̀kẹ́ ń kẹ́ bí ọ́ وإذا رأيت صور رأيت بيما وملكا كريما وإذا رأيت ثم رأيت بهما وملكا كبيرا وإذا رأيت ثم رأيت بهما وملكا كبيرا يهم ثياب سندس لقبل وإستبرق

aṣọ ayómìnì ayómìnì kí ọ tọ́ta lè pé orin bí damas tí wọ́n hun látara òwú ayómìnì mìnìmìnì kí ọ tàbí tutù sáà ọdẹ́rọ aláwọ̀ ewé àwọ̀ ewé nínú àwọ̀ kílómìnì lọ àwọ̀ green kí ni tí wọ́n kí ni mìnì rẹ̀ lọ́ọ̀ àwọn ẹ̀kọ́ ni náà ni tọ́bá jẹ́ yẹ́lò ni ọ̀tọ̀ ní mẹ́rin rẹ̀ náà jẹ́ pé bàtí àtàwà rẹ̀ sí mọ́rẹ̀ àwọn ewé ní wọ́n sábà mọ́ fi sí bí àwọn irinjẹ́dal card love ni ìjẹ́ ọmọbìnrin láti jẹ́ náà tọ́wà yẹ́ pé yẹ́lò ni kí ni mẹ́rin rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ní kí ni ìfọ̀kànbalẹ̀ ní peace amnu tọ́wọ́ ìjẹ́ tó búrú ni òun dàgbà búrú yẹ ọ̀rọ̀ ìkẹni kí lọ pé lédè ló blessing ni náà ni blue tọ́wọ́ ajẹ́ sí pé white ni àhá eléyìn àbí قد وتقام الله شرعا من قوله

àwọ̀tàwárẹ́ tó ń bẹ̀ta àwọn olẹ́kùn lè ní olùkí àwọn ìyàwó wa tààfẹ́ láyé àwọn náà ni ó máa jẹ́ ìyàwó májọ́ òkè àmà ni àbí wọ́n àwọn wọ́n pààrọ̀ ìyàwó والذين والذين آمنوا واتبعتهم ذريتهم بالإيمان ألهكنا في ذريتهم وما ألتناهم من عمل من شيء كل امرئ بما كسب رهين ولا مما يشتهون يتنازعون فيها تسلا تسلا فيها ولا تأثيم ويطوف عليهم بلمان لهم كأنهم لؤلؤ مكنون والذين آمنوا عمروا بالجدود واتبعتهم ذريتهم بإيمان أبيهم àti ọmọ wọn àtọmọ ọmọ wọn ìyàwó tí ọ̀gá kú olójú ọ̀nà ọkọ rẹ̀ láyé ọmọ tí ọ̀gá kú olójú ọ̀nà bàbá rẹ̀ láyé bí ọ̀rá bá kú tán tọ́kọ bá kú tán ìyàwó bá kú tán àti láàá ìyàwó wọn tẹ̀lé wọn ààfi ọmọ wọn tẹ̀lé wọn rí ìmáni tọ́wà ìjẹ́ pé mùsùlùmí pẹ̀lẹ̀ ni wọ́n náà وما نتنام من عمله من شيء Nígbà tí a bá ń sọ́lù ọ̀lọ́wọ́ tí ìyàwó rẹ̀ bá gbẹ́gbẹ́ ẹlù ọ̀lákọ́. Nígbà tí a bá ń sọ́lù ọ̀lọ́wọ́ tí ìyàwó rẹ̀ bá gbẹ́gbẹ́ ẹlù ọ̀lákọ́. Ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dọ̀ àfáà tí ìsọmọ tó bí ara ọmọ náà ni. Ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dọ̀ àfáà tí ìsọmọ tó bí ara ọmọ náà ni. Gbogbo máa ti jòkó ìhara kan náà ni wá. Máa ti jòkó ìhara kan náà ni wá. Wọ́n yẹ pé ìmáàmì ẹ̀pà wá pọ̀. Ìmáàmì ẹ̀pà wá pọ̀. Ẹ̀rọ ọlọ́run so wá pọ̀. Ẹ̀rọ ọlọ́run so wá Àjọ wà jẹ́ náà ni. Àjọ wà ni. Nítorí pé àjọ ń ti dẹ́pa kọ ni. Àjọ ń ti dẹ́pa kọ ni. Àní ah, iṣẹ́ wọn dùn wọn. Àní ah, iṣẹ́ wọn dùn wọn. Àní ah, sàbòsí fún wọn. Àní sàbòsí fún wọn. Àpò sẹ́ wọn pé fún wọn. Àpò sẹ́ wọn pé fún wọn. Àpò sẹ́ wọn pé fún wọn. Àpò sẹ́ wọn pé iṣẹ́ rẹ̀ ó dúgbò tí ní. Iṣẹ́ rẹ̀ ó dúgbò tí ní. Bí ó fi kíkó wá ṣe ń tẹ̀lé kó wá ní tẹ́kó wọ́n tẹ̀lé jọ ìpìyà mọ̀. Kó wá ní tẹ̀lé kó wá ní tẹ́kó wá tẹ̀lé jọ ìpìyà mọ̀. Wọ́n mú dá iná máa ń rìn bí bá kí a ṣe wà láàrin ó. Àwọn ọ̀nà àbídùn,

الخلق وما تفير الأرض عليهم بالمعنون كأنه لؤلؤ مكنون àwọn ọmọ kéékèèké ọmọ ọdún mẹ́ẹ̀dógún ọdún mẹ́ẹ̀dógún náà ni wìlìdánù àwọn ni kìlìmánù àwọn ni ṣọ̀bánù àwọn ni àtìfánù àwọn ni àtẹ́ láti tẹ́ẹ̀n ìtìdé 20 ìbára tí lábára mọ́ lónìí Tọ́mọdé máa ti kọ́ ọmọdé mẹ́wàá. Tọ́mọdé máa ti kọ́ ọmọdé mẹ́wàá. Ìfidé 20. Ìfidé 20. Wọ́n a máa lo gìlìmá gùlám. Wọ́n máa lo gùlám. Wọ́lá. Wọ́lá ṣáàbùn. Ṣáàbùn. Tẹ́fùlù. Tẹ́fùlù. Ṣùgbọ́n tífùlù. Tífùlù. Ní ọ́wà ní ọ́ndà oló. Oló. Láti sẹ́mù. Eh, Láti sẹ́mù. Fi tẹ́ẹ̀. Fi tẹ́ẹ̀. Wọ́n ni àtùbáì. Wọ́n ni àtùbáì. Àmọ́ gùlám. Àmọ́ gùlám. Àti lemon 11, 12, 12, 13, 13 14, 14, 15, 15, 16, 15, 17, 17, 18, 18 19, 19, 20, 20. Wọ́n lo ìbára gùlám. Wọ́n lo ìbára àti fátà. Àti Bátàrí, ọ̀dọ́mọdé, ọ̀dọ́mọdé, ní tó ti ń gbọ́n, ní ti ń gbọ́n, ìlàgbà pẹ̀lú pàtà. Wọ́n ni alùgbàlágbà pẹ̀lú pàtà. Ẹgbẹ́ nínú ọmọ sọ́tò dáà. Nínú sọ́tò dáà. Kí ló pẹ̀lú ọ̀hún? Wìlìdánù. Wìlìdánù. Mọ́ta dé kúrọ́ ti kí ni, dúró, ó pè ní gìlè márùn-ún. Ó pè ní gìlè márùn-ún. Bọ́lá ti wọ́n lò síra wọn. Bọ́lá ti lò síra wọn. Kàánàrùn ọlọ́rọ̀ máa fi mú wọ́n ajá sí àlúùlú. Wọ́n ajá sí àlúùlú. Táà tọ́jú sínú àkókò. Táà tọ́jú sínú àkókò. Àti wọ́n lábá tó mọ́ra bá ń gẹ́ ní ẹ́sàkà àlú. Ó tó parí ẹ̀ sí tó parí ẹ̀ sínú sílọ́tù sọ̀fà. Ọya kí ló wínú síra. Àlébìnà bá sì ọ̀rọ̀ ní ọlọ́run láìhìn. Látọ̀dọ̀ fún àbá àti ọlọ́run kọ́ wọn bá àti lọ́gbọ́n rẹ̀. قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي سوائك إن الله لا يرفع ذرية المؤمن إليه ثم أشكال كلامه Ọlọ́run ó gbogbo àwọn àrọ́mọdọ́mọ mọ̀mí ní òdòdó yóò lọ ìta níbi ikú rẹ̀. Wà ní káàlù dúnà lùtì aláìní tàbárù bì ní. Ó dàbí wọn òṣìṣẹ́ tó bàbá wọn nítorí pé bàbá wọn ti sẹ́jù wọn lọ, àmáwọn And àwọn ajá bàbá wa lọ́rẹ̀ bàbá ní jẹ́. àwọn ajẹ́ àbá ní jẹ́. ajẹ́ bá wọn fi fara mẹ́kà fọ́lá bàbá wa tóró. nínú pé ajá ìbárkà bàbá. Ọlọ́run ni sọ fún abájá ìbárkà bàbá lọ́kùnrin ìgbà táà bá kú lójú ọ̀nà wọn. Lọ́kùnrin ìgbà táà bá kú lójú ọ̀nà wọn. Àlẹ́bá kírun tó wọn. Àlẹ́bá kírun tó wọn. Iná gba àwẹ̀ tó wọn. Àlẹ́bá gba àwẹ̀ tó wọn. Iná bẹ̀rù ọlọ́run tó wọn. Àlẹ́bá bẹ̀rù ọlọ́run tó wọn. Àánú òye bẹ̀rù ọlọ́run kọ́dà bí òtó ti wọn nìyá. Àánú òye bẹ̀rù ọlọ́run kọ́dà bí òtó ti wọn nìyá. Àyín nábì ìtọ́lọ́lọ́run àrìnwá. Àlẹ́bí òkúta wọ́n sọ wáyé pé ìdáadá ọ̀nà lọ́dínú ìjánnáta ọmọ nìyàn bá wà nínú ìjọ ìkìyàmọ̀ ìlà àbàrẹ ilé wá zàrùjá sí ní wọ́n wá fílẹ̀ lè gbé gbogbo mọ́ta rẹwà níbo làwọn ìyàwó rẹwà níbo làwọn ọmọ rẹwà wọ́n bí lè rẹ̀ jẹ́ ìkìyàmọ̀ ó bí lè rẹ̀ jẹ́ ìkìyàmọ̀ fàyíkọ́ọ̀lù ìlànà lámì ẹ̀blùrù dáwọ́já sákàárù àrẹ láta àwọn àwọn mẹ́lẹ́kọ́ máa sọ ìpínlẹ̀ àwọn ọmọ rẹ̀ tó ń bèèrè yìí àti ìyàwó rẹ̀

فيقول الرجل يا رب أما رجلنا في والله فدعني سليم ولم فيؤمر به الحاق به فيؤمر به الحاق فيقول يا ربي قد عملت لي ولم Ọdí àmì ìtàlí wà lámì. Ó ti ṣàṣẹ́hùn fún mi àtàwọn náà.

tó wíjọ́ ìkì àmọ̀ tó wí látàáyé tààtàánù kùránì. tó wí látàáyé tààtàánù kùránì pọ̀. lóòtọ́ lè nígbà ẹ̀ṣùwọ́n lọ. ẹ̀jẹ̀ mi ni wọ́n. ẹ̀jẹ̀ mi ni wọ́n. ìyàwó mi ní dáná oúnjẹ fún mi. ìyàwó mi ní dáná oúnjẹ fún mi. ní dásínú fún mi àti sàárè. ìwọ́n ní dásínú àti sàárè fún mi. àtẹ̀jíkẹ́ rẹ ni. ẹ̀díkẹ́ rẹ ni. ìbánú rẹ ni. ìbánú rẹ ni. ọmọ mi èyí mọ́ bí. èyí mọ́ bí. ìgbà tó wọ́n sẹ́bọ̀ tó sà. ìgbà tó wọ́n sẹ́bọ̀ tó sà. ọlọ́wọ́ àlọ́ra ẹ̀yìn màláíkà. ẹ̀yìn màláíkà. ẹ̀lọ́ kó fámìlì rẹ̀ wá. ẹ̀lọ́ kó fámìlì والذين آمنوا أتبعتهم ذريتهم بالإيمان Bẹ́ẹ̀ bàbá wà láti dé lọ́mọ àyàwá

àkọ́dà púpọ̀ lọ́dọ̀ àwọn àfáà kan pé

Ìjọba kó tẹ́tọ̀ sí ẹ̀mù ní fún ẹláyé. Pẹ́tẹ́ ẹ̀mù ní fún ẹláyé lójú ọmọ orílẹ̀-èdè fún inú sàárè. Pẹ́tẹ́ ẹ̀mù ní fún ẹláyé. Ọdọ̀ àwọn mẹ̀láíkà. Ẹ̀mọ̀ gọ́ra wáyé. Ẹjá gọ́ra wáyé. Ọmọ tí ọkùn àti ẹ̀wọ́ gọ́ra wáyé. Ọkùn àti ẹ̀wọ́ ti pẹ́ra wáyé. Àtàwọn ọmọ. Àtàwọn ọmọ. Orípa wọn jọ sọmọra wọn. Orípa wọn jọ sọmọra wọn jẹ́ ìpìlá wọn yìí. Lúwí àánà àtúnmá àbíntàbí ìbàtírí. Àtúnmá wọn àlúbábí ló jẹ́ ìyàwó ẹgbẹ́ bàá máa láàtúnṣọ fún abẹ́ ìpínlẹ̀ ìyọ́nà ọlọ́kọ́ bá bá wú wọn. Bọ́ọ̀bà wọn àázá ojú máa. Ọkọ rẹ̀ lù. Ọ̀ṣọ̀ká ti mìíràn فقال لها اصبري الله في السرور فإن الزبير رجل صالح وقالت الزبير لنار اليوم طويل ولعله أن يكون زوجك في الآخرة ولما أعجبني أن يقول لك يا مولى كلمة قولة ما لو olùbà àjọpọ̀ ilé ọ̀kẹ́ àmà. Ọ̀làpàá ní àná rọ́jú láìsà àbútákàrà ìmàrà akátàzá wàjára fi jẹ́ nẹ́tì. Àwọn ẹ̀mọ́ sọ pé bí ó wáyé pé ìwọ̀lọ lọ́kọ́kọ́ gbà bá lé obìnrin. Bí ọ̀rọ̀ bá lọ́kọ́ gbà bá lé obìnrin náà sì ṣe ó wá wá pẹ̀lú rẹ̀ tó fi kú. Ọwá pẹ̀lú rẹ̀ tó fi kú. Ẹnìkọ̀kan ní Bẹ́jọ́ ìkẹ́ ọmọ ọlọ́fẹ́. Ẹnìkọ̀kan ní Bẹ́jọ́ ìkẹ́ ọmọ Ọ̀rọ̀ wáyé nìsì. Ọ̀rọ̀ wáyé nìsì. Ọkùnrin pẹ̀lú obìnrin tó bára wọn kú lásọ yìí ọkùnrin pẹ̀lú obìnrin tó wá kọra wọn yẹ̀ kọ́ tóbìnrin lọ́kọ méjì tóbìnrin lọ́kọ méjì àbọ́lọ́kọ mẹ́ta àbọ́lọ́kọ mẹ́ta àbọ́lọ́kọ mẹ́rin àbọ́lọ́kọ mẹ́rin àbọ́lọ́kọ méjì àbọ́lọ́kọ méje wọ́nàmọ̀ kan bí i wọ́n ṣe fáàrí wọ́n Wọ̀tọ́bà mú aríyá tó nínú ìdàdá ìrìn. Rọ̀bí àgbà wà ní a. Àti màkọ́lá ṣe ní ìtùmọ́lá àdàdá ìrìn rọ̀bí àgbà wà nínú yàtà àdàtù àwọn ọ̀tún ìrìnà ìbọ́rọ̀ àwọn ìwọ̀sàlámà. Bọ́ọ̀lá nínú ìmọ́ráta, ààrẹ àgbà

rẹ́fẹ́rẹ́ǹsì tó tún jẹ́ ẹ́pídẹ́nì láàrin tí jẹ́ nì àwọn ìwọ̀n sọ wípé yẹ̀yìn ìyàwó mi o ẹni bá fẹ́ pẹ́lúkì mi ní ìjọpọ̀ ọmọ lórí kìí àmọ́ ẹgbẹ́ lọ́pọ̀ mi lẹ́yìn mi ìbálọ̀ ìyẹn ni ò fi jẹ́ kí ẹni bọ̀dí tó sí àti fẹ́ àwọn ìyàwó ànábì Ní òjẹ́ lórí ọkọ́ náà lè fẹ́ àwọn ìyàwó àti wọ́n ni láti wà fún ọdún sọ́tún àzáà. Wọ́n ni ó fi wà fún ọdún sọ́tún àzáà. Ẹ̀ẹ́ ní sáà òkú kí ni a sọ, ó máa hátùkún. Gbé kéré bèèrè fún. فيه أبدا فكان لكم أن تنكحوا أزواجه من بعده أبدا Ọlọ́run ní pọ̀tọ́ fẹ́ yìí sàábé àlẹ́ ìmọ̀mìnì ẹ̀fẹ́ ìyàwó àtẹ́bì tọ́lá fún sá. Ẹ̀yìn sàábé ìmọ̀mìnì pọ̀tọ́ ní kẹ́kọ̀ọ́ orí ẹni obìnrin bá kú sí lọ́dọ̀ ní máa jọ́pọ̀ ìjọ́ kìámù. Ẹni obìnrin bá kú sí lọ́dọ̀ ní máa jọ́pọ̀ ìjọ́ kìámù. Ìwáyà kan. Ìwáyà kan. Ìwáyà míì. وروي أن أم حبيبة صلى الله عليه وسلم قال قالت يا رسول الله هو النبي يكون لها زوجان obìnrin tó bá lọ́pọ̀ méjì ń kọ́ láyé obìnrin lọ́pọ̀ méjì láyé ثم يموتون فيشتمعون في الجنة يقولون أكو سنو سلامة يقولون أكو سنو الجنة لأيهما تكون من أول أو للآخر ẹni ọkọ̀ fẹ́ yọ máa jẹ́ ìyàwó fẹ́lẹ́ kí a máa ní àmì sọ fẹ́ gbẹ̀yìn قال هي لأحسنهما خلقا Ànábì wa dáhùn, ìyàlẹ̀ àhàdà ni máa hó lọ́kọ́. Ẹjí wà rẹ̀ bá dájú ní ó fòfin náà fún jọ́rì kìámà. Ẹjí wà rẹ̀ bá dájú ní ó fòfin náà fún jọ́rì kìámà. Èyàn lọ́kọ méjì. Èyàn lọ́kọ méjì. Àwọn lọ́kọ mẹ́ta. Wọ́n lọ́kọ mẹ́ta. Wọ́n wá jẹ́ Mùsùlùmí. Gbogbo wá jẹ́ Mùsùlùmí. Wọ́n sì kú. Wọ́n sì kú. Ẹlòmí by by mistake. Mistake ni. Àbíbà ìkádà á. Àbíbà ìkádà á. Ti ìdè mistake. Ti ìdè mistake ọkọ̀ kìíní kú látara kìíní kú ọkọ̀ kejì látara kejì náà kú ọkọ̀ kẹta lẹ́kẹ̀ẹ́ dáadáa kú tí ìṣe pé ọfẹ́rẹ́ wọ́n àti ìjà tí wọ́n fi kú

Záàtà àgbáṣẹ́. Ọjọ́ ọjọ́ ìyàwó owó lọ́wọ́ obìnrin ni pé èwo ló wù ọ́ fẹ́ jẹ́ ìyàwó. Èwo ló wù fẹ́ jẹ́ ìyàwó fún òun náà lọ́pọ̀ rẹ̀. Gbogbo náà lọ́pọ̀ rẹ̀ ẹ̀ ti jàtúkà. Ẹni ọlọ́run fi ní wọ́n. Ẹni ọlọ́run ni wọ́n. fẹ́ yìí. Ọlọ́run

Òun aláhùsọ̀ orí èrè láàrí, obìnrin aláhùsọ̀ orí ilẹ̀ lọ́rùn, alìjẹ́ náà lọ kí ìpàdé gẹ̀ẹ́sàárí. Aláyé máa lọ́rùn láàrín, àwọn orí ilẹ̀ láàrín, obìnrin aláhùsọ̀ orí Àìjánà láwọ́ sí pàdé ìdánmọ́tọ́nà ọ̀rọ̀. Àìjánà láwọ́ sí pàdé ìdánmọ́tọ́nà ọ̀rọ̀. Àlìjànà láwọ́ bí pàdé àfọ́nà. Àlìjànà láwọ́ bí pàdé àfọ́nà. Àlìjànà láwọ́ bí pàdé bàbá wa. Àlìjànà láwọ́ bí pàdé àfọ́nà. Àìjọ́nà láàrùn nípàdé màmá. Àìjọ́nà láàrùn nípàdé màmá.

بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عليكم حريص عليكم بالمؤمنين ورحمه الله وان تولوا فقد حبي الروح لا إله إلا هو عليه الحمد وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلا في قريش إلا في من الله سبحانه وتعالى ونعبد رب العالمين الذي يمنع المؤمنين لما بدون وقتنا بسنتهم وقتنا وتوجه جبل كلري لا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة ولما سأبقى أقول لك لي ورحمة محمد الله ولما ما القرآن الكريم ولا لا حول وقال لنا الصلاة وهم ثلاثة Tọ́dá kò kọjú ṣọwọ́ sí wa ní ìjọ kò sí ìjọ tó kéré ìgbòtọ̀dá ní wa afẹ́bí àkùnrin iná ìjìnlẹ̀ orí ẹ̀lẹ́ níwá ni orí ní tọ́rọ ìpẹ̀lọ́gbẹ́ kó wà ní gbogbo ẹ̀lá ní ọlọ́gbọ̀gbọ̀ ilẹ̀ láti rí àjọ̀lọ́ gbogbo tó